الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقف الله سبحانه وتعالى أتروا عليكم كاتي جفون النبي محمد صلى الله عليه وآله وسلم سورة يافشي عليني عليه إن شاء الله ní won ba sókè òun náà ni soro to azalzala so a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim idha zulzilatil ardu zilzalaha wa akhrajatil ardu athqalaha wa qala al-insanu ma laha يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يسدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سورة إناني أناني سورة الزلزلة سورة إذا, az-zalzalah gẹ́gẹ́ bá ṣe sàlàyé tẹ́lẹ̀ pé wọ́n máa ń fi orúkọ wọ́n máa fi bẹ̀rẹ̀ súrà wọ́n máa fi ń pè ṣe bá yà bí al'imam ibn kathir rahimahullahu ta'ala wọ́n ni wàhíyá makiyatun wàhíyá makiyatun ay nínú àwọn súwar tó sọ̀kalẹ̀ nígbàtí annabi sallallahu alaihi wasallam tí wọ́n wà ní makka ni so ló jẹ́ kí makiyya ni na'am so kí n tó ka ọ̀rọ̀ nínú tafsiri sa'adi rahimahullahu ẹjí kákọ́ wà àǹfàní dẹ̀ nínú Adwa'ul Bayan títí Sheikh Muhammad al-Amin Ash-Shankiti so wọ́n ni idha zulzilatil ardu zilzalaha so wọ́n ni azalzala mo fẹ́ ká ṣe àǹfàní lọ́rọ̀ àti ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí sọ́rọ̀fù díẹ̀ bí ní inṣáàlá so idha zulzilatil ardu zilzalaha wọ́n ni azalzala alharokatu shadidatu bi sur'ah in tán pè ní azalzala ni alharakatu shadida tu bi sur'a o alharakatu shadida movement tó gbóná tó tóbi tó ní agbára bi sur'a tó wá fast ṣe bá o náà bí earthquake kí nǹkan kílẹ̀ mímí nǹkan wa yadullu li dhalika fiqhu lugha min jiha min wajhayn wọ́n ní fiqhu lugha àgbọ́yé èdè ó ń tọ́ka lórí ń tàṣọ yóò lójúpọ̀nà méjì àkọ́kọ́ tẹkọrọrù huruf ṣẹ́gítẹ́ bá ti ń rìpítì huruf arafi nínú gbólínú kẹlìmọ̀ kan a wọ́n ni tẹkọrọrù huruf aw ma yuqal tẹkọrọrù al-maqta' a ma ń pè ní tẹkọrọrù al-maqta' al-wahid al-maqta' al-wahid kẹma rìpítì mithlu solsola ẹ́ bí kọlùkọlà bí zakozako so tó má ti ń rìpítì tẹbánikẹ́ obi solsola wọ́n rìpítì kí ni ẹ sọ́ọ̀dùn níbi kọlọkọlá kíná repeat kọfùn níbi zakuzakọ kíná repeat àti méjèèjì so in fact kìí ṣe sọ́lọ́sọ́lá kìí sọ́dù nìkan sọ́dà àti lam sọ́dà àti lam so zalzala tí bá yà bí tán bá ti repeat ọ̀rọ̀ ní rúrùn kan bá yẹn kọ́ wo yẹ̀dúlù fahada tekrar yẹ̀dúlù alalharaka irú repetition bẹ́ẹ̀ zalzala sọ́lọ́sọ́lá kọ́lá zákọ̀ irú ìpé ọ̀rọ̀ ní ọ̀nà tó ju ẹ̀ ayé repeat rìpítẹ̀ kíyàn túnsọ túnsọ irú nǹkan báyìí ń kọ́wọ́ yẹ̀dúlú alàlhárọ̀ká ó ń tọ́ka lórí movement náà ni ètò dẹ̀ súnmọ́ àjù náà ní kọ́lọ́kọ́lá move sorry moved وزن فاعل بالتضعيف كغلق وكسر وفتح فقد اجتمع في هذه الكلمة تكرار المقطع وتضعيف الوزن gẹ́bẹ̀ náà ni tí nǹkan bá jẹ́ kí náà ń pè tẹ̀dẹ̀ríf tó máa ṣe tẹ̀dẹ̀ríf ní bí kan repeat nǹkan lẹ́ẹ̀mejì akẹ́kà kan kí wọ́n lò lẹ́ẹ̀mejì lílò lẹ́ẹ̀mejì yẹn ọ̀nà méjì wà ní ìmọ̀ kó jẹ́ pé kan lò pọ̀ kó tẹ̀lera wọn àbí kí ó wà kí nǹkan gba àárín àwọn méjèèjì tó bá ti tẹ̀lé ra wọn ní ma ń fọ́ mú ṣẹ́dá sojú ọgọ́lákọ̀ láàmù mélòó ló wà mẹ́o láàmù méjì ṣe báyìí àbí so ìtumọ̀ ní pé tẹ̀kọ̀rọ̀rù mọ́kútọ́rà ó ṣẹlẹ̀ bíbí sọ́lá sọ́lí mọ́kútọ́rù kan sọ́lí mọ́kútọ́rù kejì ṣe báyìí àbí ọwádọ̀ àfàrí a tún wá rí pé bẹ́ẹ̀ náà repetition ọ̀rọ̀ kan arafi kan ó tún ṣẹlẹ̀ ń bẹ̀ oná ní kí o bí zalzala zalzala ṣe báyà bí so gbogbo ilé nǹkan o ń tọ́ka lórí alharakatu shadida náà ni kò yé walidha fa inna zalzal ashaddu ma shahida al'alam min haraka ló fi jẹ́ pé zalzala o ni mímì tó ní agbára jù tí ilé ayé tí ó witness وقد شوهدت حركات زلزال في أقل من ربع ثانية wọ́n ní ṣèbó ti ṣẹlẹ̀ láwọn àgbà míì bí àwọn earthquake tó pé yóò kọ̀rọ̀ ṣẹlẹ̀ láwọn bí 4 seconds fàdánmọ̀rọ̀ mọ́dúnàní ó dẹ̀ wó dìdì ìlú ilẹ̀ kan mi boom wà há tọ́mọkùsù rọ àwọn ààfin ńláńláńlá ilé ọlá ó dẹ̀ sọ́dáwó 4 seconds péré ẹ wo tó ṣẹlẹ̀ ní ṣe Thailand ní láìpẹ́ bí a bí last month or last month mo rí kìíní ẹ̀ bí a Thailand or ìkúnnà ló àwọn kòfàrí ní ṣe àlọ́rin ẹni so ilẹ̀ ẹ̀mí àwọn ilé tó ga wọ́n dẹ̀ mọ́ káwọn ilé tó ga àwọn èèyàn wà lókè àwọn èèyàn mì dànù báyìí wọ́n ilẹ̀ yẹn mì gbogbo lè yẹn gbọ̀n báyìí ṣe ìbáyìn àbí gbogbo lè wá ní nǹkan ìṣẹ́jú mélòó láàrin few seconds ni ó fi mì gbogbo kó dẹ̀ ti bàjẹ́ tẹ́yẹn abáwòrú azilzal tí ó ṣẹlẹ̀ ní yọmul kiyama walidha faqad jaa wasfu hadha zilzal bi kaunihi shay'an adhima ló fi jẹ́ pé zilzali ọ̀rọ̀ wá nípa rẹ̀ pé ọ̀rọ̀ tó tóbi ní o fi qawlihi ta'ala níbi ọ̀rọ̀ Allah tọ́lọ́n sọ pé inna zalzalata subhanahu wa ta'ala tó ṣe pé nǹkan kan ò lè affect ọlọ́run ọba kìí kí bí ọlọ́run bẹ̀rù kìníkà kìníkà ò lè fọwọ́kan mulk agbára kìbìrìyà gbogbo agbára ọlọ́run ọba ò lè nǹkan kan ò lè fọwọ́kan ọlọ́wà mọ́ sọ fún pé kìníkà tóbi o awé yóò àmọ́ fọwọ́ tẹ̀tẹ̀rẹ mú ọlọ́run sọ ìyàwó lè ọmọ Ànábì Adam ó dẹ̀ mọ́ sàyàgbàǹgbà lọ sí bikini ẹ̀ ẹ̀rùn tọ́lọ̀ sọ nínú Kùránì bẹ̀ inna zalzalata sa'ati shay'un azim zalzala mímí ilẹ̀ tí ó ṣẹlẹ̀ yamal kiyama in tó tóbi ní o wa yadullu ala hadhihi shidda takraru <clears throat> al ni pé bẹ́ ṣe ń rìpítì zalzala yẹn náà ìdá zulizilatil ardu zilzalaha nínú àyà kan zulizilatil ardu zilzalaha wọ́n tún tún rìpítì tó ń ti pé kẹ́límọ̀ yẹn lásán alalim ferod zalzala ni kẹ́límọ̀ lásán ó ti tó nítorí nǹkan méjì ta ló wà ń bẹ tó ń tọ́ka lórí ṣídà alhárakátù ṣẹ̀dídà katuwa ni wọ́n tún wọ́n repeat wọ́n tún wọ́n mú wá ní fi'ilun wa ism idha zulzilat fi'il zilzalaha ism wọ́n wọ́n lo gbogbo awjuhu tí ẹ̀yìn kẹ́lẹ̀bà gbọ́ azọ́mọ̀ yẹn yé gbígbọngbọ́n àti bíbára ta fẹ́ kẹ́lẹ̀bà وني كما تشعر به هذه الإثافة وقد تقدم للشيخ رحمه الله رحمة الله تعالى علينا وعليه إيراد النصوص المبينة لذلك في أول سورة الحج الشيخ محمد أمان الأمين الشنكيتي رحمه الله وتوقع آيات تنتوك على لنتا سلايي ولاوان سورة الحج because into se n pe sheik muhammad al-amin al-shinkiti rahimahullah wọn parí tíra yìí ọmọ kiri wọn àwọn parí sheik atiyya sheik atiyya salim rahimahullah àwọn ni wọ́n parí ẹ̀ sheik atiyya salim wọ́n wà nínú àwọn àfáà sheik abdullahi al-bukhari rahimahullahu ta'ala wa hafizallahu sheik abdullahi al-bukhari so àtàwọn mashayikh wọ́n tàtàlmẹ́ta wọ́n kí lọ́dọ̀ wọn so wọ́n kí wọ́n tán gbádùn dáadáa tí alhamdulillah so àwọn náà wá ṣe kíni o gbogbo àwọn wọ́gbẹ̀yìn púpọ̀ náà wọ́gbẹ̀yìn kan náà ṣe kíni àwọn náà parí ẹ̀ but wọ́n ṣe tafsiri rẹ̀ based on bí bàbá ṣe ń bábọ̀ náà ni so ó yé báyìí àbí tọ́yẹ̀ so ó dẹ̀ mọ́ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí kí àfá àtọmọkíw tí wọ́n jọkọ̀ tafsiri irú ẹ̀ ló ṣẹlẹ̀ níbi tafsirul Jalalayn títí Suyuti Jalaluddin Suyuti àti Suyuti ọmọkíw Suyuti làfá rẹ̀ náà because jalaluddin jalal lafán jẹ jalal ni ọmọ kí wùnà jẹ sóyé báyìí àbí so ma ń ṣẹlẹ̀ ju pe kò sí ìjù pé kí àfá àtọmọ kí wù kánjọ sí kíni kánjọ sí nǹkan àbí káfà sí nǹkan débì kan kọmọ kí wá sí kíni kọ parí ẹ̀ àbí káfà sí kíní kan kọmọ kí wá síṣẹ́ lórí táfà sí in tó ti ẹ̀dá gan ni a dẹ̀ máa ń ṣàlàyé ilé tàbá ń sọ̀rọ̀ nípa ilmul hadith a máa ń ṣàlàyé dáadáa nípa kí tàbá mú àwọn kútùbù wá pé tàbá ń tó báwọn àfáà yẹn bí wọ́n ṣe ń ṣiṣẹ́ lórí àwọn kútùbà mùtakọ̀ demon ṣe báyìí àbí irú àwọn kútùbà al-hadith bẹ̀rẹ̀ látọ̀dọ̀ al-hafiz al-hakim an-naysaburi abdullahi bin al-bayya an-naysaburi rahimahullah takọ̀ anwa'u ulum al-hadith wa kamiyatu ajnasihi àwọn tó wá dẹ́yìn wọn báwọn ṣe ṣe ń bọ́s ẹ̀yìn bọ́ ṣe fi wá tó fi dọ́dọ̀ ibn salah ash-shahrazuri so ẹwà sí ṣiṣẹ́ ẹwà wà adúrúṣẹ́ balikoto ka ibn Salah àwọn khatib ẹwà adúrúṣẹ́ àwọn khatib àwọn náà ṣiṣẹ́ lórí àwọn tí àti alhakim ti kọ náà ni wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn wọ́n mú alhakim kọ àwọn masail jọ sínú tíra wọn tíra yẹn pọ̀ tó ibá yà bí kínáǹpé alkhatib albaghdadi ahmad bin thabit rahimahullah wọ́n wá sí kíni wọ́n wá mú àwọn masail hadithiyya lẹ́yọ̀kọ̀ọ̀kan wọ́n kọ àwọn tíra lé lórí lórí hadithu al-musalsal wọn kọ hadithu lórí àwọn hadithu mashhur wọn kọ hadithu lórí ẹwọn kọ tíra lè lórí tíra tẹ́dẹ̀ ń kọ lè lórí àwọn tíra bí more than 1000 pages ní o lórí musalsal nìkan lórí hadithu àwọn hadithu wa mashhur al-alsinam kúrà dígbà fàmà ní pé kò fẹ́ sí mabhath kan tí ma ṣe gbé kọtíbù sí kíni ọkọ̀ tíra lè lórí níbi ilmu al-hadith ẹwùn kan báyìí so lẹ́yìn gbẹ̀yìn àwọn kí náà ń pè Ibn Salah àwọn náà ṣiṣẹ́ lórí tíra Khatib yẹn náà ẹ wá wà dúró iṣẹ́ tó wà lórí Ibn Salah nìkan òun ni Ibn al-Qayyim fi ń sọ kíníkà rahimahullah wọ́n ni pé wa man iktada bi man qablahu iktada bihi man ma'ahu ayé ìtumọ̀ ní pé ọlọ́run ṣe wá lẹ́ni tí ó máa tẹ̀lé àwọn mùtẹ̀kóònù ọlọ́run ṣe wá lẹ́ni tí ó máa tẹ̀lé àwọn mùtẹ̀kóònù tàbá tí wọ́n tẹ̀lé àwọn mùtẹ̀kóònù ọkọ̀dà di ìmáàmù fún àwọn mùtẹ̀kóònù tó tó bá ti ìkítádà pẹ̀lú àwọn mùtẹ̀kóònù àwọn èèyàn ìkítádà pẹ̀lú wọn náà nẹ́fìmọ́n kí man ṣe báyà bí lẹ́wẹ́kẹ́ gẹ́ẹ̀bì tó lábùlẹ̀ ilé ìmìnlẹ̀ mọ́sábà olùgbésẹ̀ dada fún wa láti fi tànàbà ní pé kíyàn jẹ́ tí ó ní ẹ̀hẹ́rìsù lórí ìmọ̀ síṣẹ́ lórí tí àwọn àfá tàti wá pé ah ok àfá ok àwọn kútùbù ń bẹ Ibn Baz rahimahullah ẹwọ sẹ́rù tí ṣe kàràfà ti kọjú ní ẹ lórí tíra Ibn Baz kìtàbù durusul muhimma ẹwọ sẹ́rù yẹn ṣe báyà bí àwọn ẹ̀lọ́kọ̀ tí wọ́n náà wọ́n kẹ́ okay ẹjá èyàn náà lè kò sí ṣùgbọ́n èyàn kọ̀ tíra ìyẹn ò sí but kíyàn ní ẹ̀mí khidma fún ìmọ̀ àti fún àwọn onímímọ̀ khidma olùmílímọ̀ ṣe ń tèmi àkùdá ẹjíkẹ́ mọ̀ ṣe khidma ní agbárin báyìí fún àwọn kútùbà àwọn onímímọ̀ ẹkẹ́ mọ̀ kójọ àbí ẹkẹ́ mọ̀ ṣe báyìí ẹkẹ́ mọ̀ ṣe báyìí ẹkẹ́ mọ̀ ṣe báyìí ìwọ náà kan wá gbọ́n tí ilmi náà nìyẹn kò yẹn ṣe kí ẹ̀mọ̀ wá rí àṣà kí pé ah èmi náà mi ò mọ̀ kéwú èmi ò ní ma ti wá kíútán ẹbí mìíràn gbága sínú masalasi in alhamdulillaya láhá kẹta yà sáàdù tún rọ̀dù ìbèlì ẹ̀gúdẹ̀ mọ́ ń bà mí kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n lọ ń kíú ní jami'a yẹn tó ń ṣe wọ́n nìyẹn nígbà tí Èjìgbò ti wà ní jami'a onírùlé ti wà ní jami'a òun ò tẹ́ mọ̀ ná jami'a ti <laughs> ṣe lè sọ iṣẹ́ kẹtẹ́yìn mọ̀ tó nírùlé ṣe khidmatan lil ilm wal ahli ilm ta lè lọ sọ pé ah, ìgbàtẹ́ ni ìwọ̀ ọ̀pá gbà tó fi jẹ́ tọ́lù ilm àwọn khidima àwọn kọ̀dàmá ti báyìí ló ti kọ̀dàmá lórí àwọn kútùbù ah, àwọn àfá irú àwọn àfá tán wà ní jami'a yẹn náà tẹ́jẹ́ àfá ẹ́ eh, ah, àwọn tíra tí wọ́n kọ ah, ok ìgbìyànjú ò lálẹ́ ṣe ní orí àwọn tíra yẹn náà fi ma fihi ẹlọ́gbọ́n báyẹn ma fihi wallah Dr. Sharaf láti gbà tí wọ́n ti wà ní tẹ́jẹ́ láwọn gbogbo ìgbésí ayé àwọn kọ̀dàmá tí wọ́n ṣe fáwọn kútùbù because oníkálùkù fẹ́ gbéra rẹ̀ gẹ́gẹ́ bí àfáàní so ẹ́dàkọ̀ jẹ́ ká wò kí ni àbí Allah subhanahu wa ta'ala kò ṣọ́rọ̀ fún wa so kí ni ẹ̀ problem ni wallahi ẹni ìgbà problem tẹ́ kọ́kọ́ ní pẹ̀lú wọn àti pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nínú àdọ́wàt nílùú lẹ́kí ẹwà wọn tó pé àìgbádùn ẹ̀ṣẹ̀ wà clear lẹ́yìn alhamdulillah ti clear sáwọn kan tipẹ́tipẹ́ problem àkọ́kọ́ ni pé kí ló ti dáwà àti fi gíkù lọ́dọ̀ àwọn àfá why kí ni ẹ̀mú mọ́ ń kọ́ṣẹ̀ why why kí ni reason wallahi alọ́dọ̀ sheik mustafa mubram hafidhullahu ta'ala so níbi class wata man sheik bukhari sheik sahih bukhari àwọn ka um, báàbù tá ń ká lọ́wọ́ níbi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ìmọ̀wá albarika pẹ̀lú àwọn orípa àwọn ka àdífì ibn umar àdífì umar àwọn kọ̀kan pé ànẹ́bí mọ́ kírùn bí kan kíníkà so alẹ́ ẹjọ́ yẹn àwọn sì fa kíní yọ nínú bí wọ́n sà yọ ìwé òun jáde so wọ́n ni nǹkan tá kà lálẹ́ ní ẹ̀ so wọ́n ti wá print bẹ̀rẹ̀ jáde kí ló wà ibi wọ́n ni Sheikh Rabi'i ti sàlàyé kì níyẹn so a níwìlẹ̀ ṣe tàwọn kà fọ́mọ kí wọn kà yàrùn gbàgbà ká ìntẹ́ni wọ́kàn dákẹ́ àtàwọn àgbà kan yọ́n wò báyìí náà tàbí ka gbọ́ ọ̀rọ̀ Sheikh Rabi'i tẹ́lá tó kìdílẹ̀ kí ní fi ń kọ́ àwà tààjọ́ ọmọ kíta wá kí mọ́ ń pí àpọ́lé àwọn àgbàlagbà fà lẹ́fì pàwọn ènìyàn tán fagidi fọ́ sàrà wọn tọ́ sàrà wọn dàfà láwùjọ ẹgbọ́n ti padà wọ́n ti yẹpẹrẹ kínìdí maniktada bí man qablahu iktada bihi man ma'ahu wa man ba'dahu aw lahi lam yajlisu ila al-ulama fa kayfa yujlasu ilayhim wọ́n padà wá di tiktok àwọn tán fi wọ́n ṣe tiktok comedy tán fi wọ́n ṣe ìbáhíyà oríṣìí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ khalas so ẹ̀kọ́ wọ́lẹ́ ẹ̀kọ́ ń bẹ fún agan ẹ̀kọ́ ń bẹ fún agan níbi bí so rẹ́gbẹ́ time tẹ́ wà ní marhala tọ́lábì marhala tọ́lábì èyàn máa ń wo àwọn kọ̀dàmọ́ tí yẹn lè ṣe first Islam kí náà fàájì sí òkè jẹ́ kí mi mọ́ sàlàyé lé òkè jẹ́ kí mi mọ́ sí lè níbi tí mo bá lágbára má ibi tí yáyì bá gbà mí má èyàn ni kọjá àlà so wọ́n ní kaqawlihi ta'ala ibi tàṣílọ ní pé Muhammad al-Amin al-Shinkiti so wọ́n ti sàlàyé rẹ̀ gẹ́bí ọ̀rọ̀ lọ́tọ́rọ̀ ní pé wa humilatil ardu wal jibalu fadukkata dakkatan wahida gbogbo ilé ń tọ́ka lórí azalzala nínú rẹ̀ ni idha rujjatil ardu rajja wa bussatil jibalu bassa nínú rẹ̀ ni yawma tarjufu wa rajifa tatba'uha wa radifa nínú rẹ̀ ni wa akhrajatil ardu nam ok fiyan so mú bá bẹ̀ so àwọn yẹn ni fawaid mú bá sí bí ọ̀dọ̀ ọ̀ṣẹ̀nkí ti padà inshallah lóòtọ́ Imam Sa'adi àwọn ní pé madaniya ni sura yìí adẹ̀sàlá ilé fún yìí ọ̀hádà lè sàfí ìṣkàl because ó ní ihtimali pé nazalat bi makka wa nazalat bí Madina ṣe yí báyìí àbí náà ní òkín sí iṣu so wani yukhbiru ta'ala amma yakunu yawm al wọ́n ní ayé ó mì gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní máa mì títí tí gbogbo nǹkan tó wà lórí yóò fi ṣe kí ni gbogbo yóò máa rí bọ́ gbogbo yóò dẹ̀ yóò wó tẹ́yẹnyẹ kò ní sí nǹkan Akbar so àṣẹ gbogbo létà ń kọ́ mo fẹ́ kọ́lé mo fẹ́ sígbá mo fẹ́ sàwó àṣà ń kọ́ kó lè bá àwó padà ní but ibi tíṣù wà ní pé kéèyàn máa fi alìkìyàmà kọmọ fi kọ́lé kò sí ìbíṣù kíyàn ní mọ́tò ìṣù ní kọmọ fàlìkíámà ọ̀rá mọ́tò kọmọ fàlìkíámà wà mọ́tò kò sí tó lé sọ tó bá ti jẹ́ pé nasibaka mina dúnìyà tọ́lọ ni wa mọ́gbà wa la tansa nasibaka mina dúnìyà bíta mọ́ sákàmẹ́ sínú àbí àti gbọ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ lóòtọ́ but sẹ́nu kọ́ mọ́ fàlìkíámà wà nasibu yẹn ṣe ẹ̀sìn nasíbò nìpín pé a kó síṣẹ́ alhàlal alhamdulillah kó dẹ̀wà diligence pẹ̀lú tó bá ń ṣe kó serious pẹ̀lú tó bá ń ṣe kó dẹ̀mọ́ tó ń ṣe wọ́n ní kò fà alìkíyàmọ̀ wáyé náà o ní ẹ̀ ipé alìkíyàmọ̀ gẹ́nẹ́ ni o kọ́kọ́ wánú ayà yẹ gẹ́ àmọ́ wọ́n sì kí ni o wala tansa nasibaka mina dunya <laughs> ìwọ́kàdà wà eventually ọkàdà o gẹ́lẹ̀ ọkàdà wà ń lé ayé káàkiri ẹjẹ́ bẹ̀rù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kò sí kankan ní ayé yìí ẹ wo bí ta lọ lánàá ti lọ sin ìtẹ́ èyàn mẹ́rin èyàn kan lọ sin èyàn mẹ́ta padà tó débá ń bẹ Allahu Akbar àwọn tán gbẹ́ kìíní tán gbẹ́ sàárì àwọn mọ́lá àwọn sọ fún àwọn àtàbàtà àjò kún bẹ́ àwọn àbúfàṣọ́ àbẹ̀ àbúwàlùwà àbẹ̀gbàm àwọn ni wọ́n pé sẹ́ráàmù ilé báyìí wọ́n kọ̀nà sí bí mẹ́rin kan báyìí mẹ́sàn báyìí wọ́n ní ànẹ́ni ìjẹta nìkan ni ẹ jẹta nìkan ni ẹ kìí ṣe bí nìkan lè tí wọ́n ń kò nílọrin yìí nìkan ni ẹ lókè mẹ́ẹ̀ ni o tẹbá dé okolówó náà ní cemetery náà ẹtùn lọ bá kíso mẹ́ẹ̀nà kíso sí mẹ́ẹ̀nà yàtọ̀ sáwọn tẹ́kí wọ́n tún sí òkú sílé àwọn tí wọ́n tún gbé òkú lọ sí travel ni so yóò bá àwọn èèyàn ṣe ìtú so èyàn uh, tá lọ sí láàrin ẹbí 20 years rẹ̀ nínú 21 2021 ọmọ kan tó tún wábí àbí 15 àbí 13 kan lẹ́tún pé 15 láàrin ẹ̀nà obìnrin náà tún wà ń bẹ̀ tán tún obìnrin tí ó tún wọ́ ẹ̀ pé tàní ìgbà wọn wẹ́ báyìí so tí bẹ̀ ní pé kò sẹ́nibọ̀dì tó eh, kíná ń pè tó agreement pẹ̀lú Allah subhanahu wa ta'ala pé ìjọba ìlú ìjọba ìmúdẹ̀ ti ma wọ́n lẹ́kùn sẹ́nibọ̀dì tó ma gbogbo àwọn tí wọ́n kú yẹn gbogbo wọn plan àti kú kò sí tó plan rẹ̀ nù wọn ẹni tí ó kú tàà lọ sí yẹn wọ́n lẹ́ṣẹ̀ fẹ́ ọkọ̀ wáṣù ṣò so ìbọn tí ma ń dùnyànjú tó dẹ̀ ma ń káyà lára jù ní pé tọ́mọ bá fẹ́ travel láti bí lọ sí ọ̀fà mẹ́yẹn pàkàjọ tó bá jọ mọ́ obìnrin a plani ilé tí ó dì sí ń bẹ̀ fún wa wọ́n ló fẹ́ lọ sẹ̀zámù kan nú ibìkan tí yóò mọ̀ rí lọ́fà bóyá ibìkan ni ó lọ lọ́dì sí ni wọ́n ti bá gbá kalẹ̀ wọ́n bá di báàgì kalẹ̀ wọ́n bá di báàgì oúnjẹ tí ó máa jẹ throughout aṣọ tí ó máa wọ̀ gbogbo tí ó máa lò gbogbo ìfọ̀ gbogbo everything toothpaste brush ìrọsẹ̀ ẹ̀wẹ̀ gbogbo everything àtàwọn àkàtọ́ pé ó lè mọ́ need much gan ó ní ah ó tún lè ní délé náà ẹ bá fi sínú báàgò wọ́n jọ mọ́ sọ́nà ilé àti ìyá àti bàbá ìyọ́lù bàbá pẹ̀tà á nídìí owó afẹ́sẹ̀ kẹfà afẹ́sẹ̀ kẹfà ẹwù bàbá nítorí gbọ́fẹ́ lọ sí ọ̀fà ń bẹ̀ ọ̀fà tí ò tó bí wá náà ọmọ wa ń lo àlìkìyàmọ̀ kò sí plan kẹ̀kẹ́ kí ló tàà yẹ̀yàkú yà báyìí náà ọmọ wa ń lọ gbogbo àṣìlámọ́gílọ́nà àlìkìyàmọ̀ ìta ń lọ yìí kò wá sí plan kẹ̀kẹ́ fàlìkìyàmọ̀ ọmọ yẹn ọ̀fà ń bẹ̀ oní lọ́fà 45 minutes one hour tó gbé mọ́tò rẹ̀ sí mọ́tò bá mú dada tó bá lọ́fà lóṣù kan bẹ́ẹ̀ fún wa náírà bí yà bá jẹ́ o lè mọ́kù àwọn ń lọ àlìkìyàmọ̀ kò lè sí plan kẹ̀kẹ́ kò sí wallahi òbí mi ọmọ rẹ̀ wọ́n sí mọ́ sọ fún kọmọ̀ lọ mọ́sílásí ìran ìran mọ́sílásí ò wallahi ó ń ṣẹlẹ̀ dáadáa náà ìkánú àmà ya ń sọ fún pé wọ́n wọ́n òun kó mọ́ lọ central mosque gbádùn padà wọ́n sì padà sí sunna alhamdulillah kò sí plan alikiyama rárá lọ́dọ̀ àwọn òbí tiwa mi ò mọ́rú àwọn mi ò mọ́rú àwọn òbí tiwa kí ni ẹ máa ń pààyàn lẹ́kùn bó dẹ̀ máa ń dùn yẹn gan ah, kí ni ah, ẹwà di gbogbo ẹ̀ di ẹwọ́ ẹlòmíì nasarawa ní ti lọ́n skú láti lọ́rin wọ́n di báàgì wọ́n di gbá wọ́n di travel in tẹ́ dìkalẹ̀ igan ó tó lẹ́rù ìyàwó wallahi tẹ́ dìfẹ́ lómi inda ìlọ nasarawa ni ẹ̀ ojoojúmọ́ tí wọ́n kọlù sẹ́ẹ̀tì ẹ̀ló ẹ̀ló sẹ́ẹ̀tì débẹ̀ ọmọ yẹn wá ń lọ sàárè ẹ̀ lè mọ́ tí ń ṣẹlẹ̀ mọ́ tẹ́ bá ti pẹ̀yìndà ìntà tẹ́ bá ti pẹ̀yìndà now reason them form ẹ tẹfí ń kún kan sínú báàgẹ̀ tẹfí òun ni pé kó mọ́ lè bà jẹyà kó mọ́ lè bà ah in case tẹ́ lè bà tán ah owó lè tán ah kìníkà lè tán kìníkà lè tán sẹ́bẹ̀ náà bẹ̀ẹ̀kọ́ kó mọ́ lè kó tọ̀ tí ò bá tún sí kìníkà tún tètè rọ́sẹ́ ókè inú sàárè tó wá ń lọ yẹn kọ́ fatazawwadu wa khayru zadi taqwa ayyuhal ikhwa tazawwadu ẹdíẹ̀gù kálífà in tọ́lọ̀ ń sọ ní Kùránì ni ẹdíẹ̀gù bẹ́ẹ̀ sí ń díẹ̀gù tẹ́ bá fẹ́ travel yẹ ti ń di tipẹ́ kódà lómi bí one month náà ti ma bá di ọmọ mi rẹ̀ admission ní kìníkà kìníkà hey inú wọn ti ń dólé ah, alhamdulillah kìníkà dúpẹ́ o gbígbà o wọ́n ti bá di ẹ̀gúnlẹ̀ hey hey hey Allahu Akbar Allahu Akbar ọmọ ìyẹn ní ìsinmi ni ó lè school eventually last years ago graduation convocation àárọ̀ bóyọ́dà pẹ̀lú ní bí a fẹ́ slash àrẹ́sà ló gba kìíní kan skú ẹgbọ́n Pakistan yàrí yàárọ̀ ọjọ́ convocation báyìí lókù wọ́n ti dánálẹ̀ lébà wọ́n ti ṣe kìíní afẹ́lọgbá ah, kan fẹ́lọgbá kìíní kan alìkẹ́ ibi tó wà lóye ọmọ yẹn ọmọ yẹn báyìí ó lè mọ́ àforí kalẹ̀ lẹ́ẹ̀kan báyìí lọ́dún mẹ́rin tó lóyún lọ́rin yẹn ó lè mọ́ forí kalẹ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan wọ́n pọ̀ skú náà ká ọmọ tí wọ́n mọ́ ẹ̀sìn tí wọ́n mọ́ kẹ́pẹ̀ ẹ̀sìn mú tí ẹ̀ mú tí ẹ̀ pé kìíní kàwàtà ń pè lẹ́sìn kan àló lè mọ́ kírun rí wọ́n lè bóyá kan bóyá kọ̀kan tí wọ́n bá kàn fọ́sẹ̀ nígbà mí pé bí a ẹkìrìn yẹ́sà sí rédèrèdè kan kálàsì ní ìsìn ó wá lọ́dún mẹ́rin tán ó wá kú ó ti tán ibi tó ń lọ yẹn wọ́n kọ́ báyìí ẹwà àtìgbà tó ti kú tó bá jẹ́ pé nínú adhabun shadidun alim ló wà báyìí ẹwà ti gbà yẹn báyìí yóò wà ní ẹ̀dì sí náà ni o ila yawmi yub'athun yóò wà ń bẹ̀ díámọ̀lì kìí àmà nífà àwọn yóò àwọn òyìnbó àwọn òyìnbó yóò bá tàn sọ yìí wọ́la bí tó bá ti lè kúlé ní báyìí intaha amurk sórí intihahun ń wá ní bidaya bidaya kíni bidaya lantihaha lahu tó bá ti parí báyẹn ìparí ìparí yẹn gangan ni bẹ̀rẹ̀ kò sí parí ma sí báyẹn àmì kí ní ẹ̀ tí kí mo á sí láyé ìgbà náà wàlọ́ wá sí lọ́wọ́ bá ní o hm? walam tukhlaq lita'murha walakin lita'burha eh? fajidda lima khuliqta wọ́n ni ọlọ́run pé ọlọ́run ò dá ọ kọ́ a máa gbénú ayé lá wọn ò dá ọ kọ́ wọ́n ni wọ́n ni eh? kọjá lórí ẹ̀ ni kì sí pé yẹn ń gbé bẹ́ẹ̀ ọ ń kọjá lọ ní kìí se pé kìí ṣe bus stop ní kìí ṣe tó dúró sí nìyẹn ń kọjá ní ẹ̀yìn máa bùrù ní ọ̀nà innaka innama anta tamuru murura o kàn kọjá náà nínú ẹ̀dàkùnṣẹ́ tó bá ní làákàí yóò wá dùkú síbẹ̀ ní pé wá di pé àwọn tànà fásà ala al-akhirah ẹ wò ala hisabi al-akhirah hmm àwọn tànáfàsà fi dúníà na tànáfàsù fi dúníà wà zukhrufiha àwọn lerawa àwọn eh, lerawa àwọn sálápá tètè níbi ayé whereas in tọ́lọ̀ mdá ni a máa sálápá tètè rẹ̀ gan ẹ̀sìn ni wasari'u ila magfiratin min rabbikum wa jannatin ardu as-samawati ni a sin yau ọlọ́ni ẹ máa lera yín ẹ máa sàlápà tètè lórí ìjọsìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti alìjẹ́nà ní tó ṣe pé ẹni tí ó ní tó kéré jù nínú jẹ́nà ẹni tí ó ní mithlu sama'i wal ard bí sánmà àti ilẹ̀ṣẹ́ tóbi tó ẹni in tó kéré jù nínú alìjẹ́nà tẹ́yàn lè ní ó ní less than that ṣe báyìí àbí so tí ẹ bá think wọ́n mọ́ ní fẹ́ kẹrẹ̀ fi hadhi al-umur tó bá ń join tó bá ń rò tó ń rò constantly tó dẹ̀ lágbára lẹ́mìí rẹ̀ ah kò ní nǹkan ò ní gbé lọ insha Allah ọlọ́run sọ Qur'an ọlọ́run pé wala taghurrannakum al-hayatu dunya wala yaghurrannakum billahi al-ghurur ẹ má gbàtàn jẹ pẹ̀lú ayé yìí o ẹ má jẹ́ kí olùtàn ẹlẹ́tàn kó tàn yìí o wa huwa ash-shaytanul marid ash-shaytanul marid torí tó bá tàn yìí tán òun náà ni ó jẹ́ ìmáàmù nínú jahannam òun ni ó tún máa ṣe khutba fáwọn tó bá fẹ́ wọnú jahannam nípa wípé a inni wa'adtukum fa akhlaftukum mo promise yín mo dẹ̀ yẹ ọlọ́ba promise yín òun sì má dìwọ̀n rẹ̀ sẹ́ ẹ̀tọ́ ọmọ orin nípa na'imul janna wa azabun nar bal bad'an min azabil qabr kí a mọ̀ orin nípa méjèèjì kí wọ́n tó bá wọ́n orin nípa méjèèjì rẹ̀ síbẹ̀ tó bá ronú nípa jẹ́nà gbéra rẹ síbẹ̀ kó wá imagine pé ah ṣé kí wọ́n lose orú nǹkan báyìí ni tó bá ronú nípa náà gbéra rẹ síbẹ̀ wá rò pé ṣé kí wọ́n wọ orú nǹkan báyìí ni méjèèjì dẹ̀ ti wà aljannatu problem ó ti wà ní aljannatu wa náà wallahi inna an-nar yawm ni àwọn ahlun nar ní yawmal qiyamah in tí ń bẹ tí ó ma anẹ́bìn sọ sọ́lọ̀ sán pé láàrin etí yẹ́lò àti ibi èjìká ń bí ìrìn bí 40 years ni ibi táwọn èyí tóbi dé núná nítorí kíyà ilé bá wọ́n lára kíyà ilé bá wọ́n lára tààrà dìmọ́ bí space bá ṣe wà sí dìmọ́ bí tí yà ó kí ni tí yóò máa wọ̀ ọlọ́run sọ ní Qur'an wa yawma naqulu li jahannama halim tala'ati fatakulu hal min mazid ọlọ́run lámọ̀ sọ fún jahannam ọlọ́run bá nímọ̀ o nípa rẹ̀ o ọlọ́run kẹ́lìbà mọ̀ ẹ̀yin kèfèrí pé aláyẹ̀wọ̀ ànúná ń gbọ́ jahannam ń gbọ́ bó ní halim tala'ati sọ́ ti kún ni yóò ní hal min mazid sánkù ni sánkù ni tó bá kù ó yà kò pé inú mọ̀ jahannama ma bínú yóò ma wú wọlé ìtẹ̀káàdù tàmí yẹ́zù mínà lọ́gọ́ yìí ó fẹ́ fàyà látara àbínú shemarism ipé ọlọ́ọ̀bá dáyín min adam ẹmọ̀ wo awjadakumullahu min adam ọlọ́run dáyín látara ìsí you are nothing hal ata ala al-insani hinun min ad-dahr lam yakun shay'an madhkura ọ wà láàrín gbàkan ọ̀ tí ẹ̀ dáwọ́ ó wá dáwọ́ sínú ìyá rẹ̀ ó wá yọ jáde akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ó wá jáde inú ìyá rẹ̀ díẹ̀díẹ̀ ó wá ń dàgbà ó wá ń dàgbà Ọlọ́run wá ń tọ́jú rẹ̀ ẹ̀yìn Ọlọ́run wá ń sọ ó padà wá dàgbà ó látara pé sáwọn ọ̀daràn yìí ni sáwọn ọ̀tá ọlọ́run yìí ni ẹ̀yìn yàwó mọ̀ tó bí lẹ́sàrọ̀ ìrẹ̀ jọta sí rí ó tú tufakir wa tufakir wa taj'al nafsaka fi hadhihi al-umur kama runu kama gbéra rẹ̀ síbi àwọn ọpò yìí ẹni tí ó bá kí ń fíl tí ó bá kí ń gbéra can you imagine pé ìwọ ló wà nínú náà anta fi nari just imagine kíkí iná ayé ń gbà Ah, to tó bá súnmọ́ náà ayé ó ti wọnú náà kí ní ò ti máa wùyàn ẹ wá imagine jahannam ẹ wù jahannam jahannam tó yẹ pé 70,000 robes ló wà haúlá rẹ̀ àwọn okùn ńláńlá tó nípa ẹyọ kọ̀kan bẹ̀ kọ́ lébà ma ázọ́mọ̀ rẹ̀ ní o anábìnrin sallallahu alaihi wasallam pé 70,000 màláíkà ni ó mọ̀ gbẹ́rẹ̀ kọ̀kan mú mẹ́ Malaika, yọ̀ kan nìkan màláíkà mi nínú àmàláíkà tọ́lọ̀ bá dá tó bá dúó ní màláíkà tọ́lọ̀ bá nú àmàláíkà tọ́lọ̀ dá o orí rí ó sì ma kan sánmà ẹlẹ́ẹ̀keje ẹsẹ̀ rí ó sì ma kan lẹ́ẹ̀keje báwọn àhàdíkì mi sì gbáwọn àwọsọ́fà àwọn màláíkà wo Jibril nìkan náà wọ́n ni yẹ 60 ẹyọ kan bẹ́ẹ̀ tán bá nà báyìí gbogbo yóò dúdú ẹ̀ nígbìnkàkàmá yóò cover 600 dáfà 600 tán bá nẹyọ kan péré bẹ́ẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ ní rí nǹkan kan mọ́ tẹfú ẹ́ yóò kọ́bà ogbó ufuk ẹyọ̀kan bẹ̀ ẹyọ̀kan ni o tán bá kàn náà báyìí ẹ̀ẹ̀sì ní rí nǹkan kan mọ́ yóò di everywhere yẹ́ nìkan lẹ́mọ̀ rí ìwà màláíkà yẹn màláíkà àwọn 60 àwọn 70,000 náà wà di ẹyọ̀kan mú nínú 70,000 tán fi ń wọ iná bọ̀ 70,000 times 70,000 ní ẹ̀wọ́dú àmàlẹ́kà tí wọ́n ma wọ́ iná mọ̀yàmọ̀ kìyàmà òun ló fà á ló jẹ́ pé àdífi gbé wá pé táwọn ànẹ́bí ọlọ́wọ̀ bá tán bá rí iná oníkálùkù ó wólulẹ̀ ni wa tara kulla ummatin jathiya oníkálùkù ó kúnlẹ̀ ni oníkálùkù ó balẹ̀ ni kò sí àtò lè wo ọfẹ́ wo kò sí fẹ́ wo àwọn àmbíyá ògùn dùá àwọn jọ ní pé Allahumma sallim sallim ah ọlọ́run dákun o iná yóò ṣe wọ́ rẹpẹ́ tó bá wọná wallahi ó ti sòfò ẹni tọ́lọ̀n bá dẹ̀ làkún bẹ́ ó ti sórí ra man zuhziha anin nar wa udkhila al-janna faqad faz wa mal hayatu dunya illa mata'ul ghurur ẹni tọ́lọ̀n bá làkún bí iná tó bá wọnú aljanna fáwùzùnú tán pè ní alfáwùzùl àdímùnú kìí ṣe tó mẹ́kì billions láyé òní fáìz ọ̀yẹn tó wá mẹ́kì billions oríire yẹn dà nígbà tó padà eventually padà wọná ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala oríire yẹn wádà so àwọn kí ni yóò àmọ́ kọ́yẹ̀ ní sùúrù fatasbir ala al-qalil èyàn ní ma wá haram o ma wá tí ó kó bọ́ tasbir ala al-qalil wa tad'u Allah azza wa jalla ma ṣe du'a wa tahmadu Allah wa ma dúpẹ́ fọ́lọ́run lóòrèkóòrè pé ọlọ́run mo dúpẹ́ tèmi ọlọ́run mo dúpẹ́ o èyí wà èyàn mọ̀ èyàn wà sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyàn ní gbé ìfẹ́ ẹnìkẹkàn sórí ìfẹ́ ọlọ́ọ̀bá ti fi ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ṣe pé Ibn al-Qayyim rahimahullah ta'ala sọ pé kullu tariqin ila al-jannati masdudatu gbogbo ọ̀nà tó jẹ́ sí àlìjẹ́nà wọ́n ti tí illa tariqu hadha an-nabi àfojú ọ̀nà nabi gbogbo ojú ọ̀nà kò sójú ọ̀nà kí a má tọ́já sí àlìjẹ́nà àfojú ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam ẹjẹ́ a máa rí hadiya náà ibẹ̀ nínú náà rí shajaratu zakum ta'amun athim àwọn oúnjẹ oúnjẹ tí èyí yóyàn àti hamim omi ń gbóná àti àwọn egbò tó bá ń sàn lára àwọn ọmọ náà torí ẹ imagine orú náà yẹn báwọn yóò ṣe máa gbégbó ṣe máa lálàsí lára àwọn èèyàn gbogbo nǹkan máa bẹ́ ẹ̀jẹ̀ gbogbo yóò máa gbogbo nǹkan máa tú lára àwọn èèyàn báyìí egbò tó wá ń sàn yẹn omi yẹn òun làwọn èèyàn wà máa mú pẹ̀lú hamim hamim yẹn omi ń gbóná ni omi tó ṣe pé àtàwọn tó ṣe pé la yusminu wà la yughni min ju' oúnjẹ tó ṣe pé kìí ń jẹ́ kí like kí oúnjẹ oúnjẹ tó because of jẹ́ fún kó yó ọmú yẹn wọ̀tọ̀ ámùn ẹ̀fìm wọ̀tọ̀ ámùn ìdágú sọ́tìn àti oúnjẹ tí ó máa fún wọn tí ó máa tókì wọn lọ́nà fún kìí ṣe pọ́ oúnjẹ láti yóò oúnjẹ tó rí pọ̀gbọ̀dọ̀ jẹ náà ni kìí ṣe pọ́ mímú láti rẹ̀ ń gbẹ̀ ń mú pé ọgbọ̀dọ̀ mú náà ni tán bá mú débì kan bómi yẹn ṣe wá wọ́sì tó dé pé wọ́n ni ọlọ́sọ̀ nípa pé yóò àmọ́ gé fún wọn yóò mọ̀ rẹ́gbò fún wọn tó ń ti bẹ́ẹ̀ wọ́n wà máa mú bí ẹ̀rànkúnmí tó ń gbẹ̀ngbẹ̀ wọ́n kàn máa gbẹ̀mú náà nínú ìyà náà ni kò sí àti ó stọ́pù kó dẹ̀ mọ́ padà bí ọlọ́pẹ́ ọlọ́dá dákùn bá wa stọ́pù yà fún ìṣẹ́jú kan kò sí stoppage fún yàyẹn wọ́n wá ní kò ń bẹ̀ mọ́ títí kò ní ẹ́ndì o ṣùgbọ́n ó lè mú fúnra rẹ̀ ní ìsìn báyìí ìyà yẹn kò wá sí yóò mọ́ worst sí kètí lè yóò mọ̀ wọ́stì sí wọ́n tó wọ́n kó iná ń sí wàkúdù hannas wal hijaru bẹ́ ṣe ń kó àwọn òkúta síbẹ̀ náà rọrùn yẹn sínú náà yẹn pé igi ìzàkúnmí ẹwà sprout káàkiri gbogbo náà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó sprout ó wá lọ káàkiri báwọn yẹn ṣe ń jẹnú yà iná náà máa múnú yà bẹ́ẹ̀ everything la àwọn smoke tó tík wọ́n cover iná ní gbogbo àyè kò smoking go níbi tí ó jáde lọ gbogbo everything ó wà nùbẹ̀ náà ni ẹ máa jẹ ìyàyẹn lọ náà ní sẹ́ wàfil makabil àwọn kan wà bẹ̀ àmàlẹ́kọ̀ àmì sọ́kàn pé salamun alaikum túbẹ̀tọ̀ ìkẹ́ ọlọ́wà kó máa báyín a ẹ̀ṣẹ́ dáadáa àmàlẹ́kọ̀ máa pàdé àwọn kan bẹ́ Allahu akbar ipé a ah, Allah akbar so àwọn mọ̀ wọnú janna pẹ̀lú àwọn anbiya pẹ̀lú àwọn rusul wa man salaha min abaihim wa abnaihim pẹ̀lú àwọn tó bá jẹ́ ní rere nínú àwọn bàbá wọn nínú àwọn ọmọ wọn nínú àwọn fámílì wọn just imagine ibi tó pé kò sí like kò sí ìbànújẹ́ nǹkan bẹ́ẹ̀ kò sí anything tó jẹ́ bànújẹ́ ń bẹ̀ wọ́n wà wà ń bẹ̀ wọ́n ma wọlé wọ́n ma rá mọ̀lẹ́kẹ́ in tí wà dùnmọ́ nújù wọ́n ni ru'yatullahi azza wa jal yarawna Allah azza wa ọlọ́run ló ń pèsè kalẹ̀ sínú aljanna in tójú òrírí sẹ́lẹ̀ imagine ìgbádùn tójú òrírí ìgbádùn tí tí ò gbọ́rí ìgbádùn tí ò kọjá lórí ọkàn mà níbi adam kẹrì lẹ́kì níbòdì ò lè ronú gbádùn yẹn wallahi ń bẹnu àwọn salaf tẹ́ bá sọ̀rọ̀ aljanna àti iná àwọn èèyàn kú mẹ́fà wallahi nìkan sọ pé wọ́n sọ̀rọ̀ aljanna lẹ́gbẹ̀ wọn ó sì kú wọ́n because kí ni ẹ ó ti padà tóbi ju tó lè gbé lọ ọ̀rọ̀ ẹ ní agbára ní sẹ́ ọ̀rọ̀ tó ní agbára ní méjèèjì ti wá wà lẹ̀ kò wá sáàrin tàkébé sẹ́rí ìtúwẹ̀ ní kó tọ́bá ti kọ́kọ́ jẹ́ ọmọ ànábì adam náà àbọ́ ti jẹ́ jínù náà ọgbùdọ̀ wọ̀kan méjèèjì ni wàlá ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹni eré oníwọ̀n mú mélòó mélòó gbà ìkanú àwọn sahaba aléhìm radiyallahu umar àwọn mú igi jọ kan wọ́n mú gíwá ní pé ah kí n ti ẹ̀ jẹ́ igi yìí tẹ́rin ti jẹ́ tẹ́búrẹ́ kan ti jẹ́ mí ìkànkútọ̀ khalas sebóhun ni ọlọ́run fi sọ ní Qur'an ò ní di ẹ̀pẹ̀ ìgbà tó ti lè live láyé yẹn tó dẹ̀ ti mọ́ tó ẹkọ wá sí láyé tó dẹ̀ ti ṣe yẹn khalas fẹ́ ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala so àwọn afáàmù sọ pé wọ́n ni aljanna ti wà iná ti wà méjèèjì sì ní àwọn ọmọ ti ẹ̀ so in tó a máa ń dùn ẹ̀dù tó máa ń páyẹ̀ lẹ́kún gan níbi ọ̀rọ̀ aljanna àti náà ni pé àtìmí tí wọ́n sọ̀rọ̀ báyìí àti wọ́tọ̀ ń gbọ́ mi àmàbítájà sí méjì wa ma adri ma yuf'alu wala bikum in attabi'u illa ma yuha ilayya so the fact pé àìmọ̀yẹn gẹ́gẹ́ sẹ́rí àìmọ̀yẹn òun gangan ni pain tó ní agbá tó wà ń bẹ́jù àìmọ̀ àìmọ̀yẹn pé yé wa inna ahadakum la ya'mal bi amal ahli aljanna حتى hatta ma yakunu bainahu wa bainaha illa dhira àìmọ̀yẹn àìmọ̀yẹn hey mo eh hadithi tó bá jẹ́ pé wọ́n wà nú àwọn tí wọ́n wà níbo hadithi yẹn kọ́ tí ó kàn kú yóò ti máa ṣiṣẹ́ ọmọ aljanna lọ yóò kàn kú díẹ̀ bá yóò sì di kèfèrí fayakfur fayakunu min ahli an-nar fayamut fayakhludu fi an-nar yóò dẹ̀ kú bẹ̀ yóò dẹ̀ ṣe gbére nuna wallahi gbére náà dẹ̀ ni gbére yẹn náà ni mọ́ forever ni la khuruja min an-nar ṣe ọwá mọ̀ bóyá wọ àbí mọ̀ bí èmì so alámọ̀rí ẹ̀ ó gba kíyàn think twice lórí ẹ̀gàn kódà more than twice ó gba kíyàn ronú gan lẹ́kí wallahi tí ẹ̀bá kanáà fáà sọ pé tí ń bá ṣú ọ̀pọ̀rọ̀ bá gba iṣẹ́ kíkínlẹ̀ lọ́rùn báyìí tí ń bá lè ṣú ọ̀ mú ti sórí rẹ̀ wọ́n lọ bá gba kíkínlẹ̀ nítorí ọlọ́wọ̀ báyìí kí ń gbà àníbí àdífí wà alùmí òkírùn fún 20 years ọlọ́wọ̀sí ní gbẹ̀rẹ̀ kan bẹ́ sọ́là ìṣòrún sánà ìtúwẹ̀ ní pé kírùn lójoojúmọ́ ọlọ́wọ̀sí gbẹ̀rẹ̀ kan báyìí bẹ́ ìṣòrún imagine 20 years ọlọ́wọ̀ gbẹ̀rẹ̀ kan bẹ́ tí ó gbé ìbàdí àti tàǹsì sọ́lọ̀ bá ń gbà ṣe ìbáyìn àbí ìyàwó Aisha radiyallahu anha àwọn sọ́rọ̀ tó jọ bẹ́ gbàtán wú ayà ìpé ah, àwọn tán ma sí lọ́ọ̀bá ẹgbùn tún wọ́n mọ́ bà wọ́n àwọn tún wọ́n sí lọ́ọ̀bá ń kọ́ra àwọn tán sí lọ́ọ̀bá gangan ẹgbùn mọ́ bà wọ́n èmi ma bí Allah subhanahu wa ta'ala ah, kíyàn jílòrù kíyàn bí Allah subhanahu wa ta'ala bí Allahumma ja'alni min ahli janna Allahumma ja'alni min ahli janna Allahumma ij'alni min ahli janna Allahumma inni a'udhu bika minan nar kí a máa wá ìṣọ́rọ̀ ọba gan lóòrèkóòrè lẹ́mẹ́ ní gbogbo àsìkò tí yẹn bá ti láǹfààní rẹ̀ kí a máa wá nǹkan tó rí ní o wà lábí rẹ̀ ni an bí Allah subhanahu wa ta'ala fún ogun àti ẹ̀yìnà kó unite wa unite wa ní ọmọ ìyá ní ahli ìdúnìyà kó sì wá lọ́mọ ìyá nínú aljanna so kápàdé ara wa kínú yẹn dùn pé alhamdulillah apàdà láwú ilé gangan ni sa'ada ìyẹn gangan ni alfawzul azimu lókùn bàtà bá sí wà láyé yìí alhayyu la tu'manu alayhi alfitina an bí alákùnmọ́ jẹ́ kí fitina lọ́wọ́ subhanakallahumma wa bihamdik shahadu la ilaha illa ant na'am ìbéèrè sí tó bá káwọn èèyàn àbí àwọn tó bá jẹ́ àwọn kùfààrì Eh? ọlọ́ọ̀bọ́ ma change kíná pé àwọ̀ wọn bí bá ṣe ń jóná bẹ́ẹ̀ ni ó ti máa fò padà ṣe bá yàbí ọlọ́ọ̀ ma bàdẹ́lá rẹ̀ eh? bàdẹ̀lá juludan ghayrahu so ọlọ́ọ̀ ma bàdẹ́lá rẹ̀ pé kai so bẹ́ẹ̀rẹ̀ bá ṣe ń jó because ibi tí pain ti ń wà felt ibi skin náà ni ṣe bá yàbí so bí bá ṣe ń gbogbo ìyà tó dẹ̀ wà nínú barzakh àti wà nínú janna ó ní sí pẹ̀lú tajadudu àwọn ibi tó bá ń jẹ́ ìyà náà ni ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam nípa àwọn tó ṣe pé wọ́n máa ya ẹnu wọn àwọn tó máa jẹ rìbá àti àwọn tó máa ń sọ àwọn tó máa ń gbénà mímọ̀ káàkiri wọ́n máa fi tó bá ti ya ibi yóò fà pàrà báyẹn tó bá ti já dànù pẹ̀lú ìnira tó ní agbára ẹni tí ó yà ó tún fi yin pain tí ó fi ya ilé ò ti di padà yóò ti padà síbẹ̀ wí àmà rí pítẹ̀ bẹ́ ìlàyà mẹ́lìkìyàmà nínú àyà tó ń bẹ ní barzakh so bí kí ní ẹ̀bá tún ṣe ń ṣe yóò tún mọ́ hù padà bẹ́ẹ̀ yóò tún ṣe máa jó yóò mọ́ hù láti máa jó àbí alákúrọ́ láàkún náà náà rí sàmtí láti náà ولم يخلق لتعمرها ولكن لتعبرها نعم جزاكم الله خير اوكي اوكي اوكي اورا كي نبيني ابو اسحاق سي ابو اسحاق ابي الالبيري كين سي الله سبحانه وتعالى نعم سو so, ما في سؤال سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته